الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان واستنى بسنته إلى يوم الدين أما بعد أدبفوا الله سبحانه وتعالى أتعليكم كياتي دفعني محمد صلى الله عليه وآله وسلم أتمو مجنين وما نرى عبادة lè tó pàtàkì ká sí àfọwọ́rẹ̀ fún Allah subhanahu wa ta'ala a mú àdúwáwú àwọn mú alisti'anatu ẹlẹ́kẹta ní alistigọ́ọ̀tàtù alistigọ́ọ̀tà ṣẹ́rí alistigọ́ọ̀tà àti alisti'ana méjìjì jọra wọn ó kẹ́lẹ̀ pé istigọ́ọ̀tà ní wípé kíyàn wà nínú ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala so dua generally then alistiana wà fún ima tọrọ ìrànlọ́wọ́ mo need ìrànlọ́wọ́ níbi nǹkan báyìí kódà kò bá má jẹ́ inú ìnira ni mo wà àmútẹ́ ìbá ti wà nínú ìnira wọn mọ́ ń pè ní alistigotha so ló jẹ́ pé èwọ́dọ̀ sí istigotha pẹ̀lú kankan tó yàtọ̀ sí Allah èwọ́dọ̀ sí istigotha pẹ̀lú kankan yàtọ̀ sí Allah ay èyẹ wà nínú ìṣòro ọkàn yẹn gbọ́dọ̀ mọ́ so mọ́ ọ̀dọ̀ ẹlòmí yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala ìdí ni wípé man 'asha 'ala shay'in mata 'alayhi èyí tó bá sẹ̀mí lórí nǹkan yóò kú lórí kíní ẹ̀ bọ̀ ayúbọ̀ afọ àlèyí wọ́n gbìgbì lórí kíní ẹ̀ ní yọmọ̀ kìyàmà àwọn àhàdífì rìnlẹ̀ ipé ẹlùmí o ipé tí yẹ bá kúlé lórí nínú àwọn belief àwọn eh, àdìsọ́kà tó lálàáfíà ìjọsìn fún Ọlọ́run Ọba tó dúó dédé ìtí yóò jìlé lórí náà ni wọ́n ni ẹlòmí òjì yamal kìyàmá yóò jì lórí sujúdù ni orí sujúdù báyìí yóò ti jí ẹlòmí òjì yamal kìyàmá yóò jì lórí okùnkọ́ ẹlòmí òjì lórí istighfar in ṣe istighfar ni ẹlòmí òjì yamal kìyàmá lẹ́ni tí ẹ̀jẹ̀ ń kán jihad fi sabilillah gbogbo àwọn ìbàdá ti tán sí láfimọ́ sọ pé ìbàdá ti tán sí ẹjá sáfọ̀mọ́ rẹ̀ fọ́nà ọba subhanahu wa ta'ala mọ́wùlẹ̀ sí torí ẹnìkankan because ẹnìkankan ò lè fún ọ ní ẹ̀sàn rẹ̀ yamal kiyama tẹ́lẹ̀ náà ewu ló wá ń sí torí wọ́n sí ó wà so foolish kí ẹ ma ń siṣẹ́ torí àwọn tókè wọ́n lè sẹ́mi lẹ́sẹ̀ wọ́n lè ìfẹ́ mọ́mù ẹlòmí mọ́mí níbi ìjọsìn ìjọsìn tó bá tún wá ṣe fẹ́mì nìkan mọ́ tún wá ṣí ẹ̀rẹ̀ pẹ̀lú pé mò ń kírun báyìí mo fẹ́ kí ẹlòmí náà rí pé ah, àfá ìmọ̀ mú kí mo ṣe ń ké kò kàájú àmúfẹ́ ẹmọgbọ́ mi ládá o òun ní dùn tó kò ní ní ní ọmọ ìkìyàmá èyí ó tún wá ní ẹ̀tọ́ sí kí ẹjẹ ìyà lọ́dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala so ní ìsinmi yìí ẹwà wo lápọ́sọ fún pẹ́ẹ̀lú mọ̀ pẹ̀lú ìdáhùn sàárè bẹ́ẹ̀ ló ṣẹ́rí kí ní ẹwà connected bàbá wá sí live nínú live wa gbogbo ẹ̀ ó wà connected gbogbo ọ̀rọ̀ yamal kiyama ni ọ̀rọ̀ bí ó ṣe ọ̀rọ̀ ọ̀rùn fáwọn kan ni bí ó ṣe nira fáwọn kan level of nira level of ọ̀rọ̀rùn kódà tó fi mọ́ al-ubur ala sirat ìkọjá lórí sirat lórí afárá ní yamal kiyama bá nẹ́bí sẹ́ ní àwọn kan kọjá gẹ́gẹ́ bí ìgbà tẹ́yẹ̀ bá lajú kí ẹ tó láàpadà ẹ̀ẹ́kàn díjú padé báyìí náà kí ó ti wà ní other side ẹlòmí ò kọjá gẹ́gẹ́ bí atẹ́gùn tó fásitì tí ń fẹ́ gẹ́ ẹlòmí ẹlòmí ò wọ abọ́n yóò wọ kọjá báyìí lórí sẹ̀rọ̀tù ààyàn wọ́n ma tàṣákọ́tọ̀ sínú rẹ̀ inú ma fàwọn yàbá wọ́n ma rí sínú náà gbogbo nǹkan báyìí tẹ́yẹ ó ní ṣe pẹ̀lú bí ẹ̀bá ṣe lífù nínú láìbìrì tí ó wà tó ẹ̀kọ́ ti mú ní ìwọ́n tí ẹ̀hùn Ibn Taymiyyah rahimahullah ta'ala nígbàtí sáàdà yọrọ sọ́bùn nínú tó mẹ́lúbà ibi ọ̀rọ̀ sọ́bùn ni pé ṣẹ́rí level of sọ́bùn tó lè jù wọ́n pé sọ́bùn sí different level sọ́bùn níwà tó ṣe ló ń pé ìwọ́nà ló fọ́ ló fi ìlú sọ́bùrù ẹ̀ tó háì sọ́bùrù mi wà tó pé wá rí pé à ah, lágbájá gan Ọlọ́run fi ṣe sábàbí tí aburú ìfikàn mi tóun ti bẹ́ẹ̀ orí pé lágbájá ni eh, aburú ìwá túrù rẹ̀ sọ́dọ̀ tèmi tóun ti bẹ́ẹ̀ o tún wá bí fún àrùn Allah náà bẹ́ẹ̀ nìkan ló fi mọ́tò kílé àrẹ dànù wọ́n wá kan ọlẹ́sẹ̀ owó Allah nítorí àwọn ẹ̀sẹ̀ méjì mo ẹwù kan báyìí ẹwù level of sub ẹwù tó ti wà nínú ọkà tẹ́lẹ̀ bó ṣe ṣiṣẹ́ kò ní pé no ha kò sí ẹ̀tọ́ kan bí ẹlọ pàún náà dánú ìgbàwọ́ ara ẹ̀ṣà yíò ẹ̀fílẹ̀ntì lókùnlá tẹ́gbẹ́ kò ní kó náà wà reckless but level of sub ló mọ́ determine ẹlòmí ilé iṣẹ́ sub one second ìtọ́ àmọ́ ìṣẹ̀lẹ̀ ní pé ó mọ́ lídìí ẹ̀ lọ sí bí ẹbọ ọlọ́run wá fi òsì ó fi bẹ́ ọwọ́ Fakuru. ọlọ́run fakuru fákúrù dánwò abọ́lọ́run fi àìsàn kádányàwó abọ́lọ́run fi ìnira kádányàwó abọ́lọ́run fi agbègbè dányàwó abọ́lọ́run fi nǹkan kádányàwó àìníṣẹ́ sọ́gbù ní wà problem because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyá wa tán lọ sílé àwọn bàbá bá ń yẹ̀wò lé ní àìlẹ́ṣẹ́ sọ́bùrù ní àìlẹ́ṣẹ́ sùúrù ní ẹlòmínà ti ṣe sùúrù fún bí ọdún mélòó kan ah ìyà ipò ẹni kọ́kọ́ sọ fún ká ah, ẹ̀ sì wá sí chọ́ọ̀tí wa àfọ́jú ah, orí náà àárọ̀ ń rí báyìí nífà àwọn òkú jíjìdé nù sàárè nífà ẹ̀ẹ́ ah, àìlésí sọ́gbọ̀nà one side ni ìṣẹ́wárí tó kí bí yá ó bá ti ọkàn rẹ̀ ti ogun papọ̀ mọ́ ìrìn tí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ó ti wà so strong pẹ̀lú connection rẹ̀ ti tíkì pẹ̀lú ọlọ́ọ̀bá débi pé wallahi kò síbi tó bá wà nínú agbúrú ní tí ọkọ̀kọ́ jáde lẹ́nu rẹ̀ Allahu àbáwọn alfáàdù ṣar'íyà àwọn ọ̀rọ̀ àwọn kíni ni ó di tàmì ní ìsìn òkàn dédé bá rẹ̀ nínú sàárè òun náà wọ́n bí kí mọ̀ rọ́bùkà ó jẹ́ ṣẹlọ́mọ̀ ní kí aláwọ̀ náà nítorí nígbà tó wà nínú ọ̀ṣàdá ìdì Allah subhanahu wa ta'ala kí sọ́dọ̀ ya kan ẹgbà ya kan ní ń ṣe mi yáwó ní ń ṣe ọ́ ibi tọ́kẹ̀ wà kan ní ń ṣe mi ìyá ìlú lágbára jọlọ́ ọ̀bálọ́ àbí tó bá wá já sínú sàárè bẹ́ẹ̀ mọ̀ ni nítorí believe pé yẹn iná ní sẹ́ àfáà kan ló lágbára àfáàwọn ó ní omi kún fáyàkún tó bá ti fún ọlọ́mi kún fáyàkún àfáàwọn náà ẹ̀dákẹ́ bá wà ẹ̀dákẹ́ bá wà hẹ́hẹ́hẹ́ ètò kúlé lórí nìyẹn orin kan ti bí òdìdì náà nìyẹn kódà bó ṣe dá ìlú ìrìn nínú sàárì náà nìyẹn àbẹ̀rẹ̀ tó kú bí ìṣọ́rọ̀ ìsọ́dẹ̀rẹ̀ pẹ̀lú ọkọ̀ tó fẹ́ ọkọ̀ tó mọ́ ó pàdé ọlọ́ọ̀bá pẹ̀lú ọkà tó máa aláàmàláìkò ti máa fún ní ìró ìdùnnú nígbàtẹ́mì rẹ̀ bá ti fẹ́ bọ́sẹ̀ inna alladhina qalu rabbuna allahu thumma istaqamu tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu ọlọ́run láwọn tí wọ́n

wa abshiru bil jannati allati kuntum tu'adun ó yá aljanna tó wọ́n yìí mọ́ wọ́n báyìí tí ẹ bá ti fẹ́ kúrò ti lọ ìlú mara wọn kìíní so lẹ́fù rí pé èyàn tó wá gbẹ́sìn ìwé iṣẹ́ problem ṣe wọ́n ṣe wàhálà sí mo fẹ́ ṣe business kan business yẹn ó worth millions of naira mathalan kọ̀kan ah kìíní kẹ́kẹ́ ṣẹlẹ̀ báyìí kọ̀kan padà boss money. mọ́ni èyàn tó mọ́ tó gbọ́ ọlọ́ọ̀báyé tó ó ti understand bọ́lọ̀bá ṣe dáyé tó dẹ̀ ọ̀pọ̀lọ̀bá ó dẹ̀wò wà láẹ̀kù nídàmù stroke ni ọkọ̀ pa ìlòrí náà yóò kọ̀kọ́ ní stroke náà gbogbo alpha yóò kọ̀kọ́ paralyze rẹ̀ rẹ̀ kí ni di iṣẹ́ multimillionaire project gẹ́gẹ́ bọ́sí lọ́wọ́ kò fàbọ́sí lọ́wọ́ mọ́ni kí a ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìgbà náà ìdí ní wíkí ọkọ̀ rẹ̀ sí lọ́dọ̀ ọlọ́bàá sọ̀hánà pọ̀tàlì ẹwà ìrẹ́lẹ̀ ní wa stand the test inú sàárì wọ́n ló withstand ìmọ̀ gbogbo kàlọ́dọ̀ àmàláíkà tó pé gìláàdùn ṣìdáàdù ni wọ́n àmàláíkà tẹ́ nípọn tó pé àwọn gẹ́gẹ́ fún àwọn wọ́n tó ní bẹ̀rù tí bó ń bẹ̀rù láìnà ló fi lọ sẹ̀sẹ̀kúsí ní ìṣòwárà àmàláíkà ló sàárì ó wà ní bẹ̀rù wallahu musta'an an biyo lọ́bàá sọ̀hánà àkọsà lọ ẹ̀rẹ́kùn ọ̀rọ̀ yìí ẹjẹ́ kàmùtò so alìsẹ̀gọ́ta yìí tí wá rí alìsẹ̀gọ́ta níbi ọ̀rọ̀ in tó ṣe pé yẹ̀lẹ̀ rẹ̀ lọ́lórí ẹ̀yẹ́ lè tọ́ rẹ̀ lọ́dọ́ yẹn

ìtẹ̀stẹ̀gìrìnà rọ̀bákùn ọlọ́run ní ẹ̀yìn mòmìnì ṣe ẹgbẹ́ tí bàtẹ́ tọrọ ìsìgọ́ta lọ́dẹ̀ mi ọlọ́ọ̀bá ayi ìsìgọ́ta tó sọ pé ọlọ́run nìkan tálẹ́rì gbọ́nbẹ̀yẹn ọlọ́run nìkan ni fastajaba lakum wọ́n ké kí ọlọ́bà ló lógún ah ọlọ́run àwọn tàbí fẹ́ bò wá o wọ́n ké gbà nígbà ní lọ́sọ́dọ̀ ọlọ́run wọ́n ti wà nínú ṣòro ọlọ́run ni mo dá yín bi alfin min al-malaikati mukdifin ipe mo wá dá yín lọ pẹ̀lú pé ìrìnà màláíkà sí mélòó mélòó ogun táwọn mùsùlùmí jà tí ó mọ̀ ráwọn ní òfíìsì lójú ogun bẹ́ẹ̀ni kọ́lá lẹ́yìn kọ́ àdẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam wọ́n kà mara wọn ní à ah, taliléyìí taliléyìí àwọn onájà yìí à ah, wọ́n pàwẹ́ gbogbo àwọn kà nílùú ọmọ ni anni mumiddukum bi alfin min al-mala'ikati òun la fún sọ fún yí àwọn tó ti wá lánàá tó bá lọ kà nípa mọ́júdù islam glory islam agbára islam kówà islam tó bá wo bí islam ṣe ti control a larger portion of the world ó mọ̀ ìpé àwọn mùsùlùmí ilé àwọn mùsùlùmí tọ́kùn wọn ti wà lọ́dọ̀ ọlọ́ọ̀bá ni sọ́dọ̀kùn lọ́ha sọ́dọ̀kùn àwọn ilé

àwọn kan gbíwá tó pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ah, ọ̀rọ̀ salat táwọn olóòrẹ̀ musulmi tó mẹ́sẹ̀nd ìpéyà ẹlọ fún ọmọ rọ́sálẹ̀ ìlànà àwọn ọba musulmi ẹyọ kan ló sì wà rẹ àwọn kèfèrè lọ pẹ̀lú lẹ́kà yẹn kódà kò ní bẹ̀rù lọ fún ọba yìí lẹ́kà báyìí yóò sì wà rí ọlọ́ba ìwọ bẹ̀rù tẹ̀lé kí bẹ̀rù tání sẹ́yìn ní kí bẹ̀rù ní àbọ́lọ́ọba èmi wá jíṣẹ́ ọlọ́mọ́ tẹ̀lé ní kò kẹ́mí kó lè nípa ìrọ̀sí ìgbà mọ́ṣí kí ni ìmẹ́lì rẹ̀ ti lágbàrá jù àwọn kí ní ẹ̀lú sọ̀rọ̀ fáwà lẹ́nu ní àwọn àwọn tàbẹ́yẹ ìwọ́tíwà lọ kàmínú tàn ike Islam ó wà fẹ́ fagidi jẹ́ kí Islam tó kọ̀ntó lè Islam kọ̀ntó lè now in the US incest is permissible bàbá lè bọ́bọ̀ rẹ̀ sí ètò àrùkù sí ń lò wọ́n pàṣẹ lọ́wọ́ tí ò ní ẹ́ ti jẹ́lú tẹ̀tán bọ̀ wọ́n ti rézè bàbá lè bọ́mọ̀ rẹ̀ sí ẹ̀gbọ́n àtàgbùrù wọ́n lè finish ara wọn nígbàtí islam pín ogun ilé wa ń káwọn lára sórí basilise òní pé orí bóòlù àwọn èèyàn ṣe rí tó wọ́tù ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n tún àrin àwọn àtọ́lọ́ bá sí ọlọ́run wá sàlọ́wọ́ bí ìṣẹ̀lẹ̀ náà ni so alìsìrọ́ta káwà nínú ṣòro ìyá ọkàdẹ́lẹ́ jí láàárọ̀ ọkàfojú kọ́ wà láǹtakùn ní mọ́kọlù àfákàkà ooo

kẹsà wọ́n kàn máa àti sọ fíntẹ́lẹ̀ ìsìlúbù ní pé tó bá fẹ́ sọ àwọn ní business bẹ́ẹ̀ mẹ́fẹ́ wọ́n jẹun ó kọ̀kọ́ kọ́ ìbẹ̀rù fún ọlọ́kàn ní àìsàn tí ó ti kọ́kọ́ fún wọn lára náà àyà mú notice bá yí ṣe yípa ọjà ní ẹ̀ tàdádá lè nípa wọ́n lẹ́mọ̀ gbà wọ́n tà àwọn ayé ni gbàtẹ́jìláwẹ̀ ẹfọ́júkó wà látàkà ní coincidentally ìwọ́n náà fojúkó fún kọ́ ní àfá ayé ni ẹmọ bàbá ìwọ́n ti gọ́nàmù náà máa ń pè yí ẹ̀yìn tẹ́mọ̀ ọmọ tẹ́mọ̀ gọ́nàmù agùntẹ̀ gọ́nàmù ti gọ́nàmù ma sanwó lé ní gọ́nàmù ma àwa ń ṣe ìstìgọ́ta ó tí wá rí pọ́tí kó sínú ṣòro ó wà mọ́sá gbà nígbà lọ sọ́dọ̀ àwọn olùmílẹ̀ Allah subhanahu wa ta'ala ó jí láàárọ̀ olóngbò dúdú kan sakọjá wájú rẹ̀ sórí bí wọ́n sì dájí láàárọ̀ tó ní tó dájí lọ bẹ́ẹ̀ lolóngbò dúdú náà ní dájí lọ ẹ̀wọ́n lóbi ti ẹdí ṣẹ́kọ́ ló gbọmọ́ ìlọ ẹ̀lú àfá àà ẹ̀dẹ́kọ̀ ẹ̀ká àbọ́sá mú ṣe jílà rẹ̀ olóngbò dúdú ọkẹ̀ sákọjáwájú mi ní bóyá ọ̀gá ló sákọjáwájú olóngbò dúdú

ẹkọ́ yìí tí kì wá ní kákọ́ mọ́ tó ṣe káwọ́ fẹ́ fi wó kọ́kọ́ afẹ́ fi wó tó ṣe 50k ló fi <laughs> over consult àwọn afá ni kí náà pé afábà yàbá ń yàwó kàkiri àdúgbò ibi tó ti wá yàwó dé ẹ̀dẹ́kùn tí mo sáré ní tìkì ẹ̀rọ náà ó wọ́n jẹ́ tìkẹ́ ní ẹ̀dẹ́kùn tèmi ó bàjẹ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀sọ́ ẹmọ́ wọ́rí kí ló ṣẹlẹ̀ ó dà ẹjọ́ sọ fún ẹnu ọ̀nà mi mo jí mo rẹ́ jẹ bẹ̀ nígbà tí bá já ló padì sílẹ̀ lálẹ́ àti ẹgbùn kan báyìí kó tẹ̀ mọ́ àmọ́ tó pàkà síbẹ̀ kí ló ṣẹlẹ̀ síbẹ̀ but yes ogun ìṣẹlẹ̀ gbogbo ẹ̀ plan ní gbogbo ẹ̀ plan ṣe ìtọ́nù ní a ti gbọdọ̀ fi fí ẹ̀yẹ sí lọ́kàn kódà ẹwàwẹ̀ tó wá ti bẹ́sìn ẹgbẹ̀lẹ̀ tó wá ti bẹ́sìn yìí èmi wá jí láàárọ̀ ẹ̀jọba àgagẹ̀lẹ̀ tó tó bá lẹ́kí tí kí wọ́n sẹ́ kí ń dá sí kí ń fọ́dánù ó tán bọ́yẹ̀ kí ní ìmọ̀ sí àkáàkì mọ̀lúmọ̀ káyàtùl kò sí ìnídìkì gbàfà tó lè kéwẹ́ kùm sí yìí o lè ké fatia ní o mọ́ ké fúnra rẹ̀ mú o nídìkò pé àfà kankan kó ṣe ìsìnkọ́ta pẹ̀lú àfà kankan o ń ṣe lọ kí ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àfà tó ń pè é da'ifun mithluk èyẹ tó lẹ́bí wọn náà ni àfà kan gbé síkún fójíjì oṣù mẹ́sàn tí ó sì lágbára ti ṣe kankan bẹ́ẹ̀ àfá tí wọ́n bí tó jáde lábẹ́ obìnrin àfá tó múmú ó fẹ́ mú ìyá rẹ̀ pa àfá tó yí àgbẹ́sára dáadáa tó bá fọ́fọ́fọ́fọ́ tàfá tó lọ pámpásì dàgbà ó wá dàgbà tán ó wá dọ́lọ́un ti ẹ àà àà bóòdù múra fẹ́ ṣe dọ́lọ́un ti ẹ tó bá ti wá níṣòro ọ̀dọ̀ àfá ló ń sálọ́ sálọ́sọ́dọ̀ náà bá mẹ́ kó orí nǹkan la ilaha illallah subhanallah bó ṣe rí nǹkan tó dé gbọ́n mọ̀ ṣe arákùnrin mọ̀ káàrátù tó sí Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wala nawm mọ́ká mọ́ ṣe subhanallah kí ló ṣe istighfar astaghfirullah la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin la hawla wala quwwata illa billah la hawla wala quwwata illa billah kó mọ̀ wíkìrí ẹ̀ pẹ̀lú túmọ̀ rẹ̀ kó mọ̀ la hawla wala quwwata kò sí ìgbìyànjú kan kò sí agbára kankan illa billah àti pẹ̀lú Allah ló sí ẹkùn mọ̀bẹ́ ti ẹ̀lọ wallahi àwọn ṣètọ́ ló sì mọ̀ sáfọ́ àmọ́ ti kó lẹ wọ́n rí pọ́ lẹ ní ọ wọ́n rí pọ́ week wọ́n gbọ́ tó bá ti ní problem ọ̀dọ̀ àfáà ni àwọn àtàfáà pàdé ni wọ́n àwọn àtàfáà wọ́n jọ wà ní àwọn àfáà náà àtàwọn ológun so alìsìrọ́ta alìsìrọ́ta ọ̀dọ̀ọlọ́ọ̀bà nìkan ni tọ́ èyí wọ́n wà nínú ṣòro bí ẹn lúyẹ̀ lọ́wọ́ ìjẹ́ lè ṣe ìsìrọ́ta pẹ̀lú èyàn bẹ́ẹ̀ òun ló ṣẹlẹ̀ sí ànẹ́bì Mùsá àdìsẹ̀lẹ̀ nígbàtí ó rí ẹnìkan tó wà nínú méṣe àti yìí àtẹnìkan nínú àwọn fàrọ nínú àwọn ará mísọ́rọ̀ gbáyẹ̀ mísọ́rọ̀ èjì títí Egypt North Africa ilé mísọ́rọ̀ tilẹ̀ lágbàwà in tó wà ní tẹ̀lé wọn kàdà chéjì tẹ̀lé so ìwọ̀ ìwọ̀ tó lọ́wọ́ Fáráò ìpẹ́ wọ́n ní Fáráò wà ní Egypt Ramses 2 Ramses 2 kọ́ wù kódà lágbàwà làwọn Fáráò iná átíkù bẹ̀tí mo ní fún ọ tó bá fẹ́ lágbàwà làwọn Fáráò iná gbà yẹn tó bá dẹ̀ wà wọn historical context gan ó gbé mo ìṣẹ̀lẹ̀ náà ni but ibi tí mo lọ́kọ́ yẹn ibi tí mo lọ ní pé àwọn méjì jà ní tẹ́mà lẹ́bí Musa alisalam fastagọ́ta alẹ́bí lè ṣe àti èyàn tó wọ́wà nínú àwọn èèyàn Musa ó wá sí ìtẹ́gọ́ta pẹ̀lú Musa ó ẹ́yìn wọn Musa dákùn sàánù mi o Musa kan gbé blò kan fún ọkọ̀ kúrò àrùn tẹ́lì so Ọlọ́run ni ó ṣe ìsìgọ́ọ́ta ní àbí ayé ó wá gbàgbégbàgbé nínú ìṣòro bọ̀ ìṣòro tí èlè èyàn bẹ̀rẹ̀ wọ́n lọ tàbáyé ha abúkílẹ̀ dákùn ẹ̀dẹ́pẹ́ sánú mi ó kàn sáwà rẹ̀ báyìí ó kàn lù àwọn tó lù ẹ ó kàn sèbẹ̀ ni ìsìgọ́ọ́ta lẹ́ni ẹ́ sí àmọ́ níbi téèyàn lágbára àti ṣe èèyàn lè ṣe bẹ́ẹ̀nà ẹgbẹ́ ẹ̀kọ́ náà but ó wá wà nínú ìṣòro àyàwó ọmọ bí inú ìṣòro àyàwó ọmọ bí inú ìṣòro gẹ́gbẹ́ sí ẹjá lọ àwọn ìlú tẹ́mọ́ wọ́n ní ìṣòro àìgbẹ́gbẹ́ pé ìlòbí àdẹ́dẹ́ ló gbẹ́gbẹ́ pé ṣèbí ìṣòro tó ló wà ní àbí inú ìṣòro àìrọ́ játa àtàwọn òṣòro tẹ́ ní kàn yí ẹ̀ o Allah subhanahu wa ta'ala fáádà yóò sábà ilé ẹ̀bọ́ ni nítorí ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ni kán yọkú sáwọn ẹ̀dàkẹ̀rẹ̀ yàwó nínú ẹ̀sẹ̀ ẹjẹ́ ká sọ ọkọ̀ mọ́rọ̀ ọlọ́rọ̀ subhanahu wa ta'ala líkẹ̀ ní pé kò sí kankan tí ó sì wọ́n rí pọ́n lóòyẹ sí lọ́dọ̀ ó ní tó ní tí wọ́n ẹni wọ́n rẹ̀ pílótọ́ olóòfin àwọn olóòfin ti pílótọ́ wa mọ́bí ńlá wọn báyìí ní tó bí ńlá onípọ̀kọ̀ wò sí lọ́dọ̀ lọ́ọ̀bá àwọn fìdí ìpagbára àwọn láàá fi lówó yẹn sọ wọ́n nínú sójú ọ̀nà lọ́ọ̀bá òkà kíni kíni kó lọ tọ́rọ ọdún ẹlòmí ohun tí ó jẹ fún tí yẹ sí báyìí ó ti rà kalẹ̀ ha ha ha owó ilé tán owó ilé tán owó ilé tán hey hey ìbẹ̀rù lójú tó fi ní fòdó ìwọ tí wọ́n gbádùn jẹ ó lówó àwọn tó bá ti jẹ́ àwọn kọ̀wàkántì báyìí inú alákàntì mi 50 naira <laughs> ó kà smile wọ́lẹ́ ó kà 50 naira ok 50 naira tó lè gbà ní pos tó tí a ní pé ánìmọ́lù pos náà ọ̀rọ̀ wọn but tó bá sọ̀rọ̀ lọ́gbà mẹ́rin ó lè rí gbà ó kàn sí ní ìdùnú kẹ̀mí ló máa ń jẹ ẹni ó ló fa àwọn onídùnú ìdùnú tó ní ẹ̀ ó wọ́ látara pé ìwọ ti ní tó jọ lọ because of belief ala Allah ní control risk ok ó wà òkè lánàá mú níbi 50 kìlú àkántì rẹ̀ lánàá ah ìgbàtí wà níbi tí nà rẹ̀ rẹ̀ gírí máa bínú sí 70,000 gan black and ti a 50 naira ẹkìlú àṣẹlẹ̀ wà tí kàl àyà ìdàwúlù àbínà náà bájọ́ ti máa ń yí láàrin àwọn ẹni ọkàn tí ẹ ti wà lọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala àgbóyẹ̀ sí ti ẹ ọkàn ní ọmọ tó jẹ́ ìlànà ẹni alhamdulillah wà láìkó lówó kó jẹ́ mílíọ̀nìyà tó wá ní pé gbogbo mílíọ̀ yẹ ti sọnù nídi alhamdulillah bí ìdàrí ẹni tó bá ní mọ́nì tó gbádùn tó gbẹ́sìn tọ́lọ̀ sáré ó kàn rẹ̀ ìrẹ̀ ni alhamdulillah alhamdulillah nígbàtí bí mubarak rahimahullah nínú àwọn àfáà tí wọ́n ní owó lágé ní Ibn Mubarak wa gẹ́bí kẹsì gbé wa Ibn Mubarak rahimahullah wọ́n ṣe tàwáfù jọ kan wọ́n ṣe tàwáfù ìtẹ̀yí gbajúmọ̀ gan àwọn afẹ́ mọ́sápasọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ yẹn lẹ́kọ̀ọ́ ibi tá ti ń ṣe tàwáfù ìgbà yẹn bí àwọn tọ́mọ export import and export tọ́mọ ní owó burúkú ni tí pé kò ṣe àwọn òní ṣe wà láti àwọn kọ̀dù kó lé náà ni ìlólówọlé 10 million wọlé tọ̀ ó yá ìlólówọlé 50 million ok wọ́n kẹsọ abẹ́lẹ́ ní pé gbogbo ọjà ti dà sódò ọkọ̀ ojú omi ńlá tó ń kọjà wá gbogbo ti lé sódò ṣẹ́rẹ́ lómi yóò kẹsọ báyìí yóò gbẹ̀mí ní straight nígbàtẹ́ ní ìṣẹ̀lẹ̀ ní ọgọ́ kílẹ̀mì àwọn ọ̀nà akérúgbà tán níjò ní tí odò kó àwọn ẹja lọ odò wọ́ṣẹ̀ ẹja 5 million lọ àwọn tí ogọ́gọ́ kún fẹ́ tó mẹ́ta pípọ́ sí pọ́wà pé odò ti kọjá lọ́wẹ́ ó kàn hangi gbóò owó rẹ̀ ni kí ló fa hangi ìgbàtàn bí ọsáyé mú kàkàrà ìgbàtàn bí ọsáyé common singlet ọmọ wá kódà kó kàtí ẹ̀ mú kàn tó fi gbòòrò rẹ̀ ó mú kẹkàrà yìí náà Ah, ìwé iṣẹ́ pípadà sọ́dọ̀ ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala tọ́ inna lillahi wa inna ilayhi raji'un ọ̀rọ̀ tó jáde lẹ́nu inú bá Afa, pẹ̀lẹ̀ afá ó gbọ́kọjú ti lọ tọ́ ní inna lillahi wa inna ilayhi raji'un òṣèré báyẹ̀ sọ fún ìyẹn èyí tó gbẹ́sẹ̀ yìí ọkọ̀ rẹ̀ yóò ti calculate burúkú pé àkọ́kọ́ ìbílẹ̀ tí mo ṣe lọ́ọ̀bá náà àìsẹ̀ tí mo ṣe yìí náà pọ̀ ẹkẹ́jì bóyá dẹ̀wó sí ni wọ́n fẹ́ dẹ̀wó ibi tọ́kẹ̀ tí wọ́n lọ ní ẹgbọ́dọ̀ ọlọ́ba ló padà sí ọ̀dọ̀ ọlọ́ba ọ̀dọ̀ ọlọ́ba kò wájọ́ kó dùn yes gẹ́gẹ́ bí bashar ó lè tọ́tí ẹgbẹ́ eh but ìṣíwàlá alhamdulillah gẹ́gẹ́ bí èyàn yóò sọ́ọ̀kì èyàn wí but kò ní jẹ́ ìkẹtí wà á ẹlòmí ilé mọ́kí ogogojọ́ wallahi èyàn ti gbọ́ nípa ẹ̀dẹ́ pé ọ̀rọ̀ tó jáde lẹ́nu ẹ̀ ni pé kí a ní wọ́n sí lọ́wọ́ ah. sí èyí tí sínú èyí tó lọ bá fẹ́rẹ̀ ti gọ̀lọ́lọ́ bá fàdàwó kanṣu kò tán hadith alẹ́bìn sallallahu alaihi wasallam ìdá àhábàláhùn ìmọ̀ràn ìtàláhùn tọ́lọ̀n bá fẹ́rẹ̀ yìí àwọn kàbọ̀ kọ́lá sallallahu alaihi wasallam tọ́lọ̀n bá fẹ́rẹ̀ yìí ọlọ́run wà dánwò ìtumẹ̀ gbé tó bá ń rádánwò tẹ́ẹ̀sì ọlọ́run fẹ́rẹ̀ rẹ̀ ni tó bá rádánwò ti ẹ̀gbọ́n fúra ohun ṣe é because ayé ń bẹ lọ́wọ́ tí wọ́n ní kò sí lọ́kàn wọn òkè wò láyé lọ́wọ́ kò sí ní lọ́kàn jẹ́ ah, tí bá next year 2024 láti ọ̀yá àbí before March mathematics seven figures so bí at least bí 10 million our account me at least so mo wá ra mọ́tọ̀ ma lọ commercial sọ́lọ́mí makọ́kọ̀ sínú àpáta òkè bó ṣe wò ní àrí ìtò owó tó ní tó bá gbọ́ọ̀gbọ̀n tó gbọ́n bó ṣe wà ní 5 naira ní mẹ́ta bọ́lá tó gbọ́ọ̀ báyìí tó gbọ́ọ̀gbọ̀n tó gbọ́ọ̀ báyìí àmúhùn ti wà lọ́kàn rẹ̀ mọ́jẹ̀kọ́ wà lọ́kàn ìwọ̀n mayá ẹni ẹ̀kẹ́ tó padà á ní sọ́dọ̀ àbúlẹ́bìn ọba rẹ̀ pé tọ́ afá wọ́n ní kìí sí ọkọ̀ ojú omi ló dánù wọ́n ní tẹ̀lùmí ni ó tún ní alhamdulillah ó kà tó kọ́

báwo ló ṣe pèsè mí ní tẹ́fì rí wọ́n kó kéwù pọ̀ àgbàfà ní orílẹ̀ àbúlábì Mubarak kan ọgbẹ́ra gbọ́nà tó bá bísí pẹ̀lú pé pẹ̀lú kéwù ayé náà plus àìlówó ní plus àìlówó ní wọ́n jọ ni kódà ìpítọ̀nà bá ti pín mọ́níkálùkù ìmọ̀ ní onímọ̀fẹ́ àwọn tọ́nà pín ó sì lọ́nà àwọn àfáà tí káwọn tí wọ́n ló kankan wọ́n ní kankan tí wọ́n wọ́lá inú wọ́n sì dùn pẹ̀lú ẹ kódà wọ́n mọ́ ń kú ìfáwọ́ sí ìtọ́nà dámú sí ẹgbẹ́ èsì òsì tẹ̀lé àbí òsì lè nílẹ̀ ẹfẹ́lẹ̀ ṣe ń tọ́nà bá dámọ́ mi lè rọ́rà kẹ́yìn ẹjíká gbílé ayé báyìí so ìtẹ́ bá ń sọ àwọn táìmù tí Islam fi ogun àwọn àfẹ́rọ́dì individuals náà nífìlì yẹn o kìí ṣe ìwé ìwé ẹ̀yìn ohun kára ohun kìí ṣe wíkẹ́ yóò mọ́lọ̀ bàbá ẹ̀yìn òmọ́lọ́run wọ́wọ́ Ọlọ́run kí ni Ọlọ́run mọ́ sí ti àánà sí ti wà ní ẹwà mẹ́lú Ọlọ́run ṣàánú wa Ọlọ́run èwo sọ́lọ̀n tẹ̀tí ní kọ́ mọ́ sí ti ẹ̀ká ìdẹ́ mọ́ sí ti ẹ̀yíká ṣe ń gbàdà sí ìmọ̀ jùkú ti tíra ọlọ́wọ́ bá ẹ̀yíká ṣe ń gbàdà sí ìmọ̀ kẹ́ẹ̀kọ́ ẹ̀sẹ̀ ọlọ́wọ́ bá mọ́sálásí kásẹ̀ padà sí ìmọ̀ ọkùnfẹ́ mọ́sálásí ìmọ̀ jẹ́ kí mọ́sálásí wà busy every time kásẹ̀ padà sí ìsọ̀bíjà ara wa síwájú Ọlọ́run bá subhanahu wa ta'ala ká jòkó ti Ọlọ́run bá ipé Ọlọ́run mo ti dé o wà alzim bábáhu kọ́rán asáhù jòkó ti lẹ̀kọ́ Ọlọ́run bá kó mọ́ kan jòkó síwájú mọ́kó mẹ́

وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته Thank you. <coughs>